الحمد لله <clears throat> ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم الدين أدقفه الله سبحانه وتعالى asitọrọ alékùn kí a ti gẹ fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ibi tí a bá láyé dé èyí mai yawa nínú ẹ̀sìn islam ó ní pé àwọn kí ní nǹkan tí ó lè bá ìsìn wa jẹ́ láwọn nǹkan tó ṣe pé táà bá mójútó ó súnmọ́ kí ẹ̀sìn islam wa kó má dúró kó má lálàáfíà má so ibi tawásàlá ìdí ni pé kí náà ń pè ní àwòrídà tó islam wani wàwídàtù anil islam ma'anáha àwùjúrí anil islam wọ́n ní ìtumà àwùrídà anil islam wọ́n ní wípé àwùjúr turn away kíyàn sẹ́rí padà kú níbi islam wọ́n yọ láti bí ìrìtàdà ìdàrọjà lọ́lọ́fin ni pé wala tartaddu ala adbarikum fatankọlìbù khasirin ẹ má ṣe orí dà ẹ má gúnrí kò níbi ẹ̀sìn yín ẹ má tọ́ ni wí kò níbi ẹ̀sìn yín fàtẹ̀ǹkọ́lìbù khasirin kó máa dú pé ẹ mẹ́yìn padà lẹ́ni tó ṣòfò ọlọ́tún sọ ní Kùránì pé wà man yartadid minkum an dinihi ẹnikẹ́ni tó bá lóhun ò ẹ̀sìn ìsìláàmù má olóǹfẹ́ ṣe rí dà ní fayamut ẹni ẹwà kú lórí ẹ̀ wa huwa kafirun hálù rẹ̀ wáwù yẹn lọ́dọ̀ àwọn oníkí onípe ni wáwù hál ìgbà tó kú yẹn hálù rẹ̀ ni wípé kéfèrí ni wàhúwà káfirun ó wá kú lórí ìjẹ́ kéfèrí fa'ula'ika habitat a'maluhum fi duniya wal akhirah irú àwọn onítọ̀ gbogbo sẹ́tẹ́sí láyé àtàlìkìyàmọ̀ gbogbo sẹ́tẹ́sí wọn ò lérí rẹ̀ kẹ́kẹ́ láyé ní àmàlìkìyàmọ̀ wọn ò ní bá kẹ́kẹ́ bẹ́ẹ̀ wa ulaika ashabun nar àwọn tàà ń sọ̀rọ̀ wọ̀nyí láwọn ará lè iná hum fiha khalidun ibẹ̀ ni wọ́n ti ṣe gbére ibẹ̀ ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti ṣe gbére kíni kẹ tí wọ́n ṣe wọ́n kú wọ́n wà nínú wọ́n jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àwọn aláwọ̀ ṣe islam wọn wọ́n wá padà wá kú eventually lórí àìṣe islam yẹn ma àwọn ọlọ́lọ́bà sọ̀rọ̀ pàwọn lé ní yóò náà ọlọ́run tún sọ ní Kùránì bákanáà òkè ó ní walam yatub qabla tawba ila qabla maut wa yarji ila islam ìtumọ̀ ní pé èyàn tó bá ṣe orídà tó bá di kèfèrí tó ń bá padà wá change padà ẹ̀hẹ́ ọlọ́run gba tuntun bá ilé inna allaha tawwabun rahim àmọ́ tó bá ilé kú ibi so ọlọ́run habitat amalu ai gbogbo ṣe wọn yóò ba ogbò jẹ́ ni everything jẹ́ ni wò ní kẹkẹlọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́run tún sọ bákanáà pé إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى dájú dájú àwọn tó ṣe pé wọ́n yí ẹ̀yìn padà kó ní bí ẹ̀sìn lẹ́yìn ìgbà tí mọ́nà ti kílẹ̀ sí wọ́n wọ́n tí wọ́n pé lè lẹ́sìn wọ́n dẹ̀ tọ́ni wí ọlọ́ni àṣeìtọ́nù sáwọ̀lá láhùn wà ámlà láhùn ṣeìtọ́nù ló tún ṣètọ́nù ní òní tọwọ́ sọ́nà ipẹ̀ <clears throat> ẹ̀yìn kò nídìí tó bá sàti ní ọkàn tó dáa tó ti níwà rí kódà bá jẹ́ Christian bá jẹ́ Muslim bá jẹ́ nàṣọ́rùgbí tó bá jẹ́ bẹ̀ mú kò sí ètò sétò sí wallahi ṣètọ́nù ní ma ń tẹ́yẹn bẹ́ẹ̀ o tí ń gbọ́ tọ́lọ̀ sọ́nà Kùránì mi lẹ́fìrí pé kíyàn nímọ̀ nípa ìsin dá dákùn ìwọ́n tó ti mọ́ gbọ́ àwọn àyàtì ẹnìkún wà fi sẹ̀mú 5 kg tán lọ church kò possible

fasawfa ya'ti Allahu bi qaumin yuhibbuhum wa yuhibbunahu ọlọ́ọ̀bọ̀ ó kọ̀dà mú àwọn ìjọ kan wá àwọn ẹlòmíì wá ẹ̀yìn tí lẹ́yìn òsè máa bí in tó wà ní ẹ̀sẹ̀ ẹ̀rọ ọ̀bánu tí ó bá tí ibi portfolio ara wa báyìí mo fẹ́ portfolio tèmi náà báyìí mo fẹ́ resume mi èmi náà fẹ́ build eh, àti

kíní kan tó wà bí ẹ̀sìn ni ohun tó bá lò sí iṣẹ́ ní company kan báyìí ohun kò gíṣẹ́ ikú company èmi ò ṣiṣẹ́ mọ́ company ó sì gíṣẹ́ ikú mẹ́ kò pọ́sù bá ní pé èmi mọ́ o àwọn máa sì ní CEO èmi ò ṣiṣẹ́ mọ́ o máa e lead engineer kò possible tó bá ti ẹkọ́ àfá ó ṣiṣẹ́ ni èmi ò ṣiṣẹ́ mọ́ tèmi àmọ́ mo sí wọn fired and lọ́la ni get out of here gbàgbó gbádùn àmọ́ kí ní ẹwà pẹ̀lú ẹ̀sìn Islam dídò páwọn èèyàn rẹ́sìn fín ilé ó ti mọ̀ nínú ẹ̀mí ara rẹ̀ pé èmi ò ṣe dáwà ìsìláàmù mọ́ tèmi ò èmi ò pèpè lọ sójú ọ̀nà ẹ̀sìn mọ́ o èmi ti ní nǹkan míì tí mo fẹ́ kéèkì lọ bóyá mo fẹ́ èmi náà fẹ́ kírètì jọ èmi náà fẹ́ ní nǹkan báyìí e, ẹ̀sìn kama sí lọ nítorí alìkìyàmà èmi ò ẹwò ibi tẹ́kì ní ìdè ó rà pé ẹ̀sìn yìí affect personality mi jù ẹ̀mí tèmi ò sì gbé mọ́ ah, ọ̀rọ̀ ayé ẹ̀gẹ̀rẹ̀ sẹ́yìn sún sẹ́yìn kó mẹ́ musulmi náà sì ní ọ àmọ́ mọ́ ẹ̀ affect àwọn domi because tó mọ́ ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ó ti clear níbi pípẹ́ wọn pé àwọn ilé yóò sẹ̀sì mọ́ ti wọn ó ti clear pàálẹ̀ wọn sẹ̀sì mọ́ mọ́dàmà rẹ̀ wọn sẹ̀sì mọ́ wọn ò sẹ̀sì mọ́ ẹ̀yìn fi ń lápẹ̀rẹ̀ ẹlòmíwà tó ṣe pé lánàá èèyàn mọ́ bó ṣe mọ́ gbógun ti ẹbọ tó ó mọ́ ń gbógun tí ẹbọ́ gán gbogbo ọ̀rọ̀ kí náà ń pè ìmọ̀ ṣe pàró ìmọ̀ dóndé kódà ó sí àwọn sírísì tó pọ̀ lórí ipé kódà lómi kéwútọ́n Saudi Ghana must go ló fi di kùndí wálé owó tó ti lọ kí ní Saudi ó ìsùn lọ gba ogun nílẹ̀ tápá ó sún lọ gba ogun lẹ́ẹ̀kẹ́ ẹmọ èyí tó wẹ́pẹ́ èyí mọ̀kún mọ̀ ṣe lúwà sí tẹ́lẹ̀ ó kàn jọ lábáyé ó kàn ní kìníkà kìníkà ẹsì mẹ́ta kó gbogbo èyàn gbogbo èyàn ni ọ̀dá lọ́dọ̀ yìí àwọn bàbá bàbá bàbá bàbá wa ah ṣe bá bàbá bàbá ló ń sọ pé wọ́n fi kùn wọ́n kó kùn díkà kìí lánàá ó ti gbàgbé àbí ẹni bẹ́ẹ̀ ó ti kílẹ̀ pẹ̀lú nǹkan ẹ̀ kò fẹ́sìn ṣe mọ́ nígbàtí ọdún pé bóń ṣe wáyé òun takò kankan gbogbo anybody ló ń bá ṣe Tìjàníyà ní Kọ̀dìríyà ní kò bá àmọ́ sí sàárẹ́ anybody ó ti clear pé lè ǹkọ́ ó ti ń wà nǹkan mí níbi ẹ̀sìn yẹn in tó wọ́n bẹ̀ ni pé ó pé ká ma takọ gbogbo ogun ká ma ní nǹkan yóò dá majority ló ń ṣe kí ní lójú tí ẹ̀ àwọn èèyàn ò lè gbọ́yé sú ùzọ́nù sọ́lọ̀ bá ní ìrò burúkú kí ẹmọ lérò burúkú maka anẹ́bì ni sallallahu alaihi wasallam anẹ́bì nìkan ó one nínú gbogbo àwọn millions of people tó wà nílé ayé one a single one abubakir ṣe dáwà fún ó di mélòó ẹni méjì abubakir ráwọn sáàbí nàbí wakas àwọn láti bẹ̀rẹ̀ sáàbí márùn ló bẹ̀rẹ̀ sáàbí nàbí eh, ahmed bin jabro abdullahi bin mas'ud àtàwọn méjì mi ti mẹ̀rẹ̀ tí ó kọ́ bin affan uthman bin affan àti yíò bin obeidillah ẹgbù àwọn márùn-ún àwọn márùn-ún gbáǹkó gbì ní wọ́n nínú ẹ̀sẹ̀ sáàbí padà jẹ́ Uthman wà ní àwọn khulafa ar-rashid lẹ́yìn nígbà yẹn Ali bin Abi Talib ti bẹ̀rẹ̀ Islam wọ́n bẹ̀rẹ̀ mẹ́fà ó lè kà wọ́n ó sì lè kà wọ́n Khadija ti wà bẹ̀ ó sì lè Ali ó lè kà Bilal ó lè kà wọ́n bin Yasir ó lè kà wọ́n ìgbà tó yá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ìyá rẹ̀ lọ́kọ́ join then bàbá rẹ̀ join ó lè kà wọ́n mọ̀ tí tó 15 Ànábì dẹ̀ jọmọ yíwa pé wallahi Ànábì ní ó ní husnul dhann ẹmọ kí èyàn ní pé ah, èmi ní èròǹgbà tó dasọ́lọ̀ pé ọlọ́run fọ́nà àwọn èèyàn ẹmẹ́jà kọmpó kìíní yìí ẹmẹ́jà wò pé báyá kátún lu ọgbọ́n àríkèrèkè láà máa lu ọgbọ́n àríkèrèkè annabi sallallahu alaihi wasallam tẹ̀síwájú ìgbà tó ń di islam ah nígbà tí hamza ti padà ń jọyìn eh ìgbà ìlà òye tó mọ̀ ní ipé eh hamza jọyìn muhammadu ta mọ́ pè ní mọ̀dámàm nípa nẹ́bí mẹ́rin wọ́n chéjì Muhammad èyàn tó ma yìn wọ́n sọ di mọ̀dámàm èyàn tó ma bú wọ́n ma lálà sí ilé ayé ànẹ́bí gẹ̀ ọmọ rí dìgidì yìí tí ń sọ́rọ̀ dára dálẹ́nu ọmọ nu wata bíndò ní ní sọfára bí táwọn sí ọ̀dá tẹ́bá sí tí ọ̀dá sọ change gbàtọ́wà padà á fi owó olórí kánáà fún ànẹ́bí ẹ kánáà bí wájú ká ẹ̀yìn ẹ̀ kásà bí á mọ̀ fi túnṣe dá ìbẹ̀lẹ́sọ̀ pa ẹni yóò sí sí ọlọ́ọ̀bá mọ́ àníbí lówó fẹ́ ìfẹ́ mọ́bí ọsọ́dọ̀ mí ìfẹ́ ìfẹ́ àfẹ́ ọjọ́ lórí ìfẹ́ ìwọ́n lónà ojú níwà ìfẹ́ àwọn obìnrin tá dájú a ní ìfúsí tó fẹ́ fi ṣe àníbí sí reject gbogbo àníbí dájú wọn lójú sallallahu alaihi wasallam wallahi hada wa in dalla ala shay'in la yadullu illa ala sidqi muhammadin sallallahu alaihi wasallam eléyìí ò tó bá tọ́ka lórí nǹkankan tí ó tọ́ka lé lórí o kò sí nǹkankan tí ó tọ́ka lé lórí ju pé wallahi olódodo lànàbì tó ẹgbẹ́ ànàbì gbowó ma yóò ti kú wọ́n ti fi ẹlẹ́bọ mí wá so lórí báyìí àwọn táìṣẹ́ Islam so òun ni àyà yìí oníkálùkù gbọdọ̀ lọ́mọ̀ owó èyàn tó bá lọ́wọ́ òsẹ̀sìn mọ́ ọlọ́wà ní ìkà tó wà ni pé òun wà márùn

al-mu'min al-qawi khayrun wa ahabbun ila Allah min al-mu'min ad-da'if mu'mini man strong ni se eyan ma o ni solaba kina be solaba aya yo yi nba ọkàn ma ile abeni ó godo le síbi ẹ̀sìn yẹn in such a way that táwọn èèyàn bá wọ́n máa ṣe gbọ́ because tó bá padà yá kò sí in tó sí ànábí ó ṣe wọ́n náà sallallahu alaihi wasallam díẹ̀díẹ̀ gbà yá ìmọ̀ dẹ́gbẹ̀ kíníyàn kìníkan bí ó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé ìmọ̀ lálà sí àwọn ẹlẹ́yìn kìnnìkan díẹ̀díẹ̀ kìnnì yìí ń gbò ẹ̀sìn lọ síwájú ẹ̀sìn lọ síwájú àwọn èèyàn gbọ́n kẹyẹ àwọn èèyàn rígbọ́ ipé ah, àṣà ti sàgbápọ̀ láti jọ yìí àsọ́dòdó ní oníkálùkù tó náà bá ti gbọ́ òun náà sọ òun náà sọ fẹ́ lómi ẹwọ ilé lòdòdó ilé náà débìkà ẹwọ mo ti padà wípé kíní lòdòdó kíní ẹwọ́n spread káàkiri ìlú nígbà tó padà yàkílò padà lead sí wọ́n padà bẹ̀rẹ̀ sí ní máa lépa ẹ̀mí ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bí ṣe mọ́ padà ń strong tó wá ti ń débi ọ̀rọ̀ ẹ̀mí à ẹ̀yọ́ wà òkè ẹ̀gbọ́ ẹ̀mí àwọn akú ọgbọ́ change ọ̀rọ̀ mi ní ìsinmi ṣẹ́rẹ́ yẹ̀yẹn kí ṣe pẹ́lọ̀ tán sókùn ẹ̀ náà kí ṣe pẹ́lẹ̀ bọ́ ní ó bẹ̀rẹ̀ sí ní máa yí fásitì padà díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa fọgbọ́n kọ́lọ́kọ́lọ́kọ́lọ́ jáde títí àríkọ̀dá gba ilé yìí ò sẹ̀sìmẹ́ntì ẹ̀ ọlọ́wà tún márùn mẹ́wàá hmm, bọ́lọ̀ sí mọ́ ń ṣẹ́sìn ẹ̀ but èyàn tó bá fẹ́ rílíwà lórí òdodo mẹ́kẹ́ wallahi ọlọ́run ní sáwọn tí wọ́n tí àwọn ẹrùgbé àwọn èèyàn rùgbé ọlọ́ọ̀bọ̀ fà wọ́n lẹ̀ nítorí pá ní amanna anígbàgbọ́ wa hum la àwọn anífìtínà wọn ọlọ́ni wà laqad fatanna alladhina min qablihim àwọn tó wá bí fọ́ wọn a fìtínà wọn náà falaya'lamanna Allahu alladhina sadaqu walaya'lamanna al-kadhibun ọlọ́ọ̀bọ̀ wà mọ àwọn tí wọ́n jó lódodo látara fìtínà yẹn àtàwọn tí wọ́n jó kòkó yẹn ẹ mọ̀ wà búbá kìfà nígbà tó di pé wọ́n pláni àti gbẹ̀mí ànẹ́gbà 50 ànábì o nǹkan sí padà gbé kú ni kò ní kún kàmí man lam yamut bi sayfi mata bi ghayrihi ẹ́ èyàn tí ò bá kú pẹ̀lú dáa ó kú pẹ̀lú nǹkan mí tanawwa'atil asbab wal mautu wahidun àwọn ọ̀nà ló kàn yàtọ̀ tán gbà la yunji minal qadar kí wà kéfù ní ó fẹ́ kéfù kádàrá ọba èyí tó bá ti ní eléyìí lọ́kàn ẹ wo ṣogbọ́n tó ń sọ ní ṣe máa yíò in tó kù ní pé àwà pa ọ ní ẹmọ̀ tó ń tí náà take and precautions àmọ́ kó wà torí ẹ̀sùn ẹ̀sìn nù wallahi irọ́ ni nígbàtà anẹ́bìtì àwọn kan fẹ́ á pa ọ ní ẹwà mọ̀ wọ̀n kẹtàwọn sàhábì anẹ́bì náà ṣe wò dídò pé àwọn Ali ibn Abi Talib wá sùn sórí bẹ́ẹ̀dì ànábì kán lè gbá ọgbọ̀ bí ẹni bí sí wà nílé ẹ̀kọ́ wà rísìkì rẹ̀ wọ́n lè gún báyìí ká má ti sí ojú ẹ̀nà tó ti bẹ́ẹ̀ kò sí ó sì sùn sórí bẹ́ẹ̀dì ànábì so ó fẹ́ ju ànábì bákàbákà Ali ibn Abi Talib àti ní height àti ní ni pé tó bá ti dòru ànábì ó jáde ọlọ́ọ̀bá kọ́kọ́ kùn wọn lóòrùn náà nítorí ti sọ̀rọ̀ ìdílé ànábì sallallahu alaihi ló lè dùn ó mú ẹnì kọ̀ọ̀kan nínú àwọn kọ̀bá yìí ilé ìbànú marsum mú ọ̀dọ̀ àwọn ìbànú àdí mú ọ̀dọ̀ àwọn mugiro mú ọ̀dọ̀ àwọn umayya mú ọ̀dọ̀ àwọn rutuba mú ọ̀dọ̀ àwọn abusufi because ẹ̀jẹ̀ rẹ̀ yóò wà lọ́wọ́ gbogbo because kí ní kẹmọ́ sẹ̀rẹ̀ nígbà yẹn bí anẹ́bì ṣe banu hashim lànẹ́bì banu hashim ni bí wọn ò ṣe gbá tẹ̀ ní banu hashim ẹgbẹ́ ń dìfẹ́ndẹ̀ wọn ò sẹ̀sìn rẹ̀ wọ́n dẹ̀ dìfẹ́ndẹ̀ tán bá lè pa ogun bẹ̀rẹ̀ ní immediately wọ́n èyí sọ pé kí ní ogun bẹ̀rẹ̀ ní ẹ àwọn tó bá pa ẹ̀ tó wá kí bí àwọn àwọn umayya ló pa ogun bẹ̀rẹ̀ láàrin bànú hashim àti bànú umayya wọ́n lè wájà fún ogun ọdún but ẹ̀jẹ̀ mi ní lọ́dọ̀ tí wọ́n ò gbúdọ̀ fọwọ́kẹ́jẹ̀ tèmi kò sí bó ṣe lè worst tó èmi náà bá ti ń sọ àmúwẹ̀ bí ọ̀dá kó fọ́ọ̀kàn wọ́n ní àgbákò àsọ̀bíyà àti ọ̀sọ̀ríyà tribalism burúkú burúkú ẹ̀ ọmọ wa náà ni ọmọlé bọ́ ní ọ́ ẹ̀ ọmọlé wa ni ẹ̀ kí láṣe ọmọ bàbá kì ní mọ̀ nípa ọjá fílẹ̀ lẹ́fún ń padà lọ fi tábẹ̀lé yẹjú ẹ̀ kí ni òun sọ̀ríyà burúkú ẹ̀dẹ́ nsọ̀rí ẹ pé that tribalism na ń pè kí ní ọ̀dá wọ́n ní kọ́ídà kan wọ́n ní ó ń sọ àkọ́ọ̀kà zaliman aw mazluman ó gbúdọ̀ ọ̀rọ̀ ọmọ ìyá rẹ lọ́wọ́ òun ló sàbòsí ni àbò ní sàbòsí fún ó gbọ́gbọ̀ ní ọwá ní pé lóòtọ́ fámílì mi ní àmọ́kámọ́ pa ọ̀rọ̀ òun ló sàbòsí ó kú kó tó dọ̀lá ó lọ́mọ fámílì ẹ sàbòsí ó gbádùn ní fámílì yóò sàbòsí ó sàbòsíkò sàbòsíkò káwá ǹsùrù hù annabiwa change your understanding kí ni pé ǹsùrù àkọ́ọ̀kà zaliman aw matluman wọ́n ni ya Rasulullah èyàn tó bá sàbòsí fún àti wọ́n bá sì rìn lọ́wọ́ èyàn tí bá ń sàbòsí bó lásọ àwọn ìrànlọ́wọ́ annabi ni tẹ̀mìnàrù huwa ní zulm aw ta'jizu huwa ní zulm ọgbà lọ́wọ́ mú ni ọgbọ́dọ̀ sàbòsí kò sí bó sí lè dàgbà tó

Abu Hashim Banu Hashim ò lè retaliate kí nìdí ẹfẹ́ bá Abu Waja because gbogbo àwọn tán ní ẹjà nẹ́bìlọ wọn gbogbo wọn nẹ́bìlọ bájà lẹ́ẹ̀kan gbogbo wọn nẹ́gbọ́dọ̀ bájà àkídà tí wọn nù but wọ́n ti pọ̀ jù báyìí ah mú kàdà sẹ́tù rẹ̀ lábẹ́ ilé náà yìí ẹ mọ́ tánẹ́bìwá sí adébìwá kú ní sallallahu alaihi wasallam ìgbà ẹni àtàìmù hijira wọ́n pẹ́ àwọn musulmi ti strong wọ́n ti pọ̀ ẹ́ eh, ẹwù èèyàn subhanallah anẹ́bì ti padà wá rí àwọn èèyàn ti padà agbọ́ wọ́n tún á mọ̀ pé pípọ̀ tọ́pọ̀ yẹn dúnwò tí pọ̀ tó àwọn o àmọ́ pípọ̀ tó ní rízì ní pípọ̀ tó múlá ká ìdá ni pípọ̀ tó strong ni pípọ̀ ẹ̀sìn ni pípọ̀ pé àwọn ò lè fún wọn gújú ẹ̀ pé pípọ̀ ti ni pípọ̀ tó Ànábì wa lọ sallallahu alaihi wasallam Abubakar tí wọ́n rí tí Ànábì pé ha ó yá tó ti pé ojú ọ̀nà léwu Ànábì ò mọ̀nà Mákà sí Mẹdínà wọ́n wá gba ọkùnrin kan ọkùnrin yẹn ni wọ́n lìdí wọn wọ́n kọ́kọ́ lọ lọ́jọ́ mẹ́ta nínú cave kan ní outskirt Mákà àwọn kèfèrí ti bẹ̀rẹ̀ sí price kalẹ̀ fún èyàn tó bá lè price yẹn pọ̀ báwọn ẹlẹ́sìn tán mẹ́sìn gúnjù tán mọ̀yàn wá bọ́sẹ̀ tójú bọ́dẹ́sàtì wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ kàn gbórí ànábì wá kò sì gba prize ó yẹ kẹ́bù ti bàgúbá kì pé ah ọ́nà ìkọlẹ̀ ti ọ̀rọ̀ orí ti wà mẹ́fà ah, ó rà pórí orí òsè pa orí tó máa ti gbé orí ó náà gbé wọn ta orí mi lọ́jà fa but no ah ṣebẹ́sì ni kódà ikú tó jẹ́ tó ní sárọ̀fù ní kí ló ṣẹlẹ̀ bí wọ́n ṣe lọ́nu nígbà tó yá bọ́sibẹ̀sí ma wá nẹ́bìnrin ànígbà rẹ̀ ń tọkùnrin kan ọkùnrin wá ń lìdí wọn lọ gbàtọ́ wá lílọ́dé tí ó ti mọ̀nà àwọn kìfèrí sí wọn káàkiri wọ́n sí káàkiri kìfèrí lọ́kan báyìí wọ́n wá sápamọ́ sábẹ́ cave ẹni wọ́n mú mẹ́sàn lọ wọ́n nímọ̀ nínú ọlọ́ọ̀bá at the same time wọ́n take àwọn asbab kí náà pè ní asbab wọ́n ní pé ẹ̀yin kèfèrí ẹ̀wẹ̀ láti gbé foolishness ní kó lọ fèsì amotank wọ́n ni ó yá amotank wọ́n bí ọ́dá èmi tí wọ́n sọ láìláìlá ó yá wá pàmí àwọn afá kákàkiri wọ́n ma sàwọn kàkiri báyìí ó tèkì normal precaution ó wà ní imani ní ọlọ́ọ̀bá intention yẹn and able to take our precautions but imani wà ní pé àìní imani wà ní pé ah ẹwọ wọ́n tún lè mú wọn no take normal precautions wà má bá ti ẹ̀lọ bàtà wà níbi cave bá wọn kìfèrí ṣe dénú wọ́n wà níbi cave Abubakar wọn sọ bá níbi pé wallahi tí kan náà rẹ̀ ní tí

but in tó bá níbẹ̀ gbìyànjú àtọ́rọ̀ rẹ̀ ọlọ́run wá ní àríọ́balẹ̀ aníwẹ̀ kílò kí ni o kílò owó nípa èyàn méjì pé ọlọ́balẹ̀ lẹ́kẹta wọn bẹ́ o gbá wọlé bà wọ́n ni o tó mọ̀ nípa àbákíwádákẹ́ gbogbo wọn lọ gbọ́nà wọn rí wọn ẹgbọ́n náà bá ṣe máa ń kò ń ṣe pé ń tẹ́tí plan kalẹ̀ pé tabat plan sínú kéfì báyìí wọ́n kàn wá ní wọ́n wá ní ríwá níwò kí ló gbẹ̀dá ṣẹlẹ̀ bọ́ ṣe jáde lẹ́gbọ́ ṣe mú lọ sí ọ̀nà Madina nù wọ́n kọ́ dé Kùbá àwọn mùsùlùmí ti ń dúdè wọn inú àwọn èèyàn dù gánjọ́ yẹn wọ́n kọ́kọ́ kọ́ mọ́sílásí aláàkọ́ ní Kùbá Madina ní Kùbá before Madina lẹ́yìn ìgbà anẹ́gbà mú Madina àyẹ́ ti rẹ̀ ti pé ẹ́ eh! anẹ́bí ń bọ̀ wá sallallahu alaihi wasallam ìdùnnú látàrẹ pé ẹ̀sìn padà borí ìdùnnú yẹn lásán natural kìí ṣe ìdùnnú tí ẹ̀ mọ́ rẹ̀ ìdùnnú tó pé inú lílù lọ mọ́ ẹ̀dá rẹ̀ inú pé wà láìwọ̀n dúdú àti ìdíyàn bá rí omi yóò sì lójú èyí kàn mọ́ sunkún náà ni tó bá ní kí ló ń pa ọlẹ́kún nǹkan mọ̀ ẹkà sáà fi mílẹ̀ ẹkà kọ́kọ́ fi mílẹ̀ náà wọ́n ni pé ìdùnnú pé so ẹ̀sìn ó padà nítorí wọ́n rántí lánàá pé àwọn wípé lánàá tẹ́kẹ́ tẹ̀wọ́mọ́lẹ̀ na wọ́n lúrẹ̀ kú náà bí láàlì jẹ àgbákòyà ha àwọn lè ya tó bá níyàn jẹyà láì bí jẹ lókàdà wá di mu'adhdhin olúwápí òun fà nígbà Muhammad sallallahu alaihi wasallam bọ́lọ̀ bá sì mọ́ sí nọ́sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ lélẹ́yìí so but nọ́sọ̀rọ̀ ẹwà ní nǹkan ó wà mọ́ ìgbàmí ó mọ́ change ìgbàmí ó lè take longer time ìgbàmí ó lè take shorter time ṣúgbù ni kódà ìgbàmí ó lè jẹ́ kí gbóṣẹ́ tí wọ́n ṣe àwọn ọmọ rẹ̀ ni ó padà wá compete ẹ̀tàn báyìí next generation ni ó wá finalize ẹ̀ ó lè jẹ́ kí wọ́n kàn wá láti wá clear ilẹ̀ láti wá àwọn yóò kàn jẹ́ wọ́n kàn yanjú ogun nǹkan tó kù ni àmọ́ kí wọ́n wá lò ṣe mọ́ ibi tá ti lọ níbi ayẹta kàyí o èyàn tó bá lọ́wọ́ ṣe mọ́ tó ń wàláyì ewu ní o tó tó bá ti lò ṣe pé ìwọ máa fi àṣírí àwọn mùsùlùmí hàn àwọn kékeré pé àmọ́ ti wà pẹ̀lú wọn rí à ẹwọ tí a fẹ́ mú wọn ibi tẹ́gbá ni o kò dẹ̀ sẹ́ni kẹ̀kẹ́ tí ò ní weakness àmọ́ tó bá ṣe lóòótọ́ ó lè jọ bí pé success wọn mẹ́gbogbo kò successful àdẹ́wò ni ó kàn tún jẹ́ fáwọn mùsùlùmí láti tún fi testimony ti wọn náà tí ó gbẹ̀ ní pé o ẹjẹ́ kagbó dédé ọlọ́ni òun ma olùmí wà tí ó bá ti lóò sí mọ́ alùmí òde ó kàmà kí lásán nìkò sí fẹ́sí yuhibbuhum wa yuhibbuna ọlọ́un nífẹ̀ẹ́ wọn onífẹ́ rọba azillatin ala al-mu'minin àwọn lè wọ́n ní ẹwà ìrẹ̀lẹ̀ fáwọn mùmìní a'izzatin ala al-kafirin àmọ́ wọ́n lè against àwọn kèfèrí so àwọn ilé ni àwọn ayat owó kan ahadith a wà mú àwọn fíkúhù àgbóyí kan níbi hadith àti ìṣàlàyé ọ̀rọ̀ àwọn ìsọkúsọ táwọn nìkan mọ́ ń sọ nípa èyàn tó bá fẹ́ sílẹ̀ ìwọ̀n ní òwà rí lóòtọ́ fún ẹgbẹ́ àṣínà orí ìṣọ́wò ẹ̀rí nínú Kùránì nínú hadith anábà Muhammad sallallahu alaihi wasallam hada wa sallallahu wa sallam Muhammadin wa ala alihi wa